لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتقفوا الله سبحانه وتعالى atọrọ alikun kí a ti gẹ fún annabi wa muhammad sallallahu alaihi wasallam ibi tí a ṣe àlàyé dé àbíká ní àlàyé tá ń sí lọ fúnra wa o náà ni àwọn àlàyé ilé tí ó jẹ kó ma yé wípé annabi isa alaihi salatu wassalam tá ń pè ní ìjésù ẹ̀rúsìn ọlọ́run ọba ni wọ́n nínú kùránì ni kódà nínú bíbélì gan wọ́n jọ́sìn fún Allah subhanahu wa ta'ala títí tí Allah fi bí wọn lọ sí sánmàní wọ́n ó sì tún padà wá náà lẹ́ni tí ó jẹ́ olùjọ́sìn fún Allah subhanahu wa ta'ala tí wọ́n sì dájọ́ pẹ̀lú ìdájọ́ anábíwa Muhammad sallallahu alaihi wasallam àwa tó sálàyé bẹ́ẹ̀ náà wípé anábí Isa alaihi salam wọn tún nímọ̀ nípa kọ̀kọ̀ wọn ò nímọ̀ nípa nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́la kódà wọn ò nímọ̀ nípa yamal kiyama àfàwọn èyí tí ọlọ́run bá fún wa nímọ̀ ń parí gẹ́gẹ́ bí ànábí ọlọ́run àti òjíṣẹ́ ọlọ́run bá tí wọ́n jẹ́ elé ni ìgbàgbọ́ ìgbàgbọ́ tó wà tó jẹ́ ìgbàgbọ́ gidi tó yẹ kí mùsùlùmí ó ní nípa Jésù káwà tó rí pé ànábì Isa alayhi salam àwọn iṣẹ́ ìyanu ó ṣẹlẹ̀ látọwọ́ wọn káwà tó rí ẹ̀ sọmọ́dọ́lọ́run àwọn tásọ̀dọ́lọ́run ó pọ̀ bá wọn ìtòrán pọ̀ nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba tí Allah subhanahu wa ta'ala tó ṣe àwọn iṣẹ́ ìyanu tó lágbára látọwọ́ wọn káwà tó rí pé Isa alayhi salam bíbí tí wọ́n bí wọn ìbí bíbí tó ya gbogbo ayé lẹ́nu ni bíbí tí ò sí rẹ̀ òun náà ni wípé kí wọ́n bíyàn pẹ̀lú ìyá nìkan láì ní bàbá débi pé àwọn jíùdè ní wọ́n àgbà wọ́n ní pé ó ń zìnà ni ó lọ gbọ́mọ̀ yẹn wá láti tà ní dè ní elé ní wọ́n sì máa ń sọ láwọn jíù àtúnlẹ̀ torí elé ìnà ká tún sọ wọ́n dọ́lọ́run ká nípa ma jọ́sìn fún wọn ni àwọn ni Jésù Kristi the fact pọ́n sọ pé wọ́n bí wọn ó ti tó láti nullify claim pọ́nà ọba ni wọn wọ́n bí tí wọ́n bí ọlọ́run kò pọ́sìbù ok anabi adam alìsàlám tí wọ́n tún wá lágbára jù yẹn lọ àwọn ò tiẹ̀ ní bàbá wọn ò tiẹ̀ níyà kódà síwájú anabi adam àwọn ni àwọn ni anabi adam ni bàbá gbogbo wa bá ṣe wà ìtumọ̀ ní adam nípìlẹ̀ gbogbo wa jáde látara wọn tó fi dórí Mary náà táwọn náà jọ mọ́mọ́mọ́mọ́mọ́ ànábì Adam inú wọn wá ní ànábì Isa wá gbé àwọn náà wá bí wọn jáde èwo ló wá lágbára jù nínú méjèèjì èyàn tó wùn tí ẹ̀ ní bàbá tó wùn tí ẹ̀ níyà Ọlọ́run sì dẹ́sáyé bẹ́ẹ̀ bí ẹ̀dẹ́ ìhì pẹ̀lú ọwọ́ ọlọ́ọ̀bá méjèèjì fanafakọ fi hì mẹ́mú róhìhì the same náà fún tán ṣe rẹ̀ náà sí ànábì Isa alayhi salam wọ́n fẹ́ mi sí ilá wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa gbìlẹ̀ ayé so gbogbo àwọn nǹkan báyìí kọ Allahu yaf'alu ma yasha wa yaf'alu ma yurid ọlọ́bá ma ń ṣe tó wù ní bó bá ṣe fẹ́ ní ṣe ma ń ṣe a lè torí ẹ̀ṣẹ̀ a ní gbogbo kíní kò kíní ṣe justification láti sọ̀yàn dọ́lọ́run èèyàn èèyàn ní ẹran flesh báyìí ni ẹlẹ́ran arabi tiwa báyìí ni Ànábì Isa alayhi salam mélòó mélòó àwọn verses ti bẹnu Bible ìpé Ànábì Ìsá sì sunkún sọ́lọ́wọ́n ọmọ sunkún ni tàbí gbà wọláyé aka àwọn questions Ibn al-Qayyim rahimahullah fáwọn Christian yọ̀bádàl sọ̀lẹ́yìn lẹ́nà su'alun Ibn al-Qayyim sọ fáwọn afẹ́ ẹni bèèrè tafẹ́ bí afẹ́ bí náwọn bèèrè kọkàn àbírí tí ma ń panilẹ́kún láwọn bèèrè náà ilé ìtàwọn mẹ́nubà díẹ̀ kékeré inṣáàlá láàrùn wọn ni wípé anábì Isa alìsàlám ọlọ́njú yẹ́wà ní Qur'an wípé ẹjí kakọ́ wo sura kan ní Qur'an nínú suratu suratu Saff naam nínú suratu Saff ayẹ́lẹ́kẹfà wọ́n ni wa idh Isa ibn Maryam ọlọ́run bá kọ́kọ́ sọ fáwọn Kùránì náà káti ẹ̀tú lọ wónú any other source wa idh qala Allahu wa idh qala Isa ibn Maryam ya bani Isra'il ọlọ́run ni Ànábì Isa tánpẹ̀ Jésù ọlọ́run sọ ń gba ọ̀nà Kùránì ní kọ́wọ́n sọ fáwọn children of Israel mo pè yọ ọmọ Israeli àwọn in benu Bible gbàgàdàgbàgàdà pé a kò rán àyàfi sí àwọn àgùntàn tó nù nínú ọmọ Israeli the same tí Ọlọ́run sọ fánà Qur'an wípé àwọn Israelite àwọn àdẹ́bìn sọ fánà kana yasusuhumul anbiya àwọn ànẹ́bí Ọlọ́run náà mójútà lámàrí wọn tánàbí kan bá ti lọ tánàbá change ẹ̀sìn olótúgbádùn ànẹ́bí méjìdé lọ́jẹ́ kí láàrin Moses àti Jesus àwọn ànẹ́bí ti wá tán ti àwọn Isaiah Jeremiah David Solomon bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báyìí so àwọn ẹni yìí àwọn prophets gan mọ́ ń kọ̀ gan láàrin wọn gbàmì tí wọ́n pọ̀ láwọn anábí Ọlọ́run bẹ́ẹ̀ ni so Jesus gangan ni àwọn Israelites lọ́lọ́ bá rẹ̀ sí ń bẹnu bíbélì bẹ́ẹ̀ náà àti kàṣíwájú níbi kíso obìnrin Canaanite tó ní pé ọmọ òun ní gentile ni canine làwọn wọn sínú àwọn israelite ọmọ kí àwọn ọmọ israelite as gentiles kí láyé fáwọn ní pé ọlọ́wọ́n sọ láàrín kùrán ni pé nígbàtí ànábì isa ń sọ ní pé yába ní israel ẹ̀yin ọmọ israeli inni rasulullahi ilaykum èmi lòdí sí ọlọ́wọ́n ọba ilaykum sí yín musaddiqan lima bayna yadayya mina at nínú ìwé ta fún Moses mo ń fi ń preach fún yín mo dẹ̀gbà pò dodo ni wa mubashiran bi rasulin ya'ti min ba'di ismuhu Ahmad mo tún wá ń fún yín ní ọ̀rọ̀ nípa ànábì kan tí ń bọ̀ lẹ́yìn mi orúkọ rí ó mọ̀ jẹ́ Ahmad ẹnú tí wọ́n dẹ̀ Ahmad Ahmad okay meaning of Ahmad òun lẹ́ni tí àwọn èèyàn ó mọ̀ yìí àbí oní ewolẹ̀ ayin táwọn yẹn fi máa ń yìn jùlọ ismu tefdili ni af'al ahmed ìyẹn táwọn yẹn máa ń yìn jù mohamed ìyìn bẹ lára rẹ̀ àwọn èèyàn máa ń yìn lẹ́fì púpọ̀ yẹn gẹ́ káàkiri gbogbo ayé kò síbì kan tó ti ní ọgbọ́n mohamed bá jùlọ mohamed ni sallallahu alaihi wa sallam gbogbo lè ò kí ń ṣe coincidence reality látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala so ànábì Ìsá wá ní pé ismu huyesh Ahmad ma wo tí mo kọ mú bọ̀ wáwo wọ́n ni falamma ja'ahum bil bayyinati nígbàtá nabi wa dé pẹ̀lú wọn tó dé pẹ̀lú àwọn bayyinati qalu hadha sihrun mubin a ni ẹ̀rọ ni sihrun lili so

èyí tó mú wáyé ló wà tẹ́lẹ̀ ló jẹ́ kíta nàbí ìsába padà dé kò ní padà wá gẹ́gẹ́ bí ànábí ọlọ́ọ̀bá ma yóò padà wá gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn ànábí Muhammad sallallahu alaihi wasallam ìjọ́kàtà ànábí sallallahu alaihi wasallam bin Khattab ó rí pẹ̀lú àwọn òwe kan nínú àwọn òwe àwọn Yahudi a ní à òun dáùtì ní illa ittiba'i Moses tó tánná fún wèé tó ẹkú bí wà láyé lé ní kò tó bẹ̀ yóò tẹ̀lé mi kí nìdí ọlọ́run sọ̀nà Qur'an ma gbáyà yìí onú ṣwátò Ali Imran verse 81 ọlọ́run ni wa idh akhadha Allahu mithaqa an-nabiyyin nígbà tọ́lọ́wọ́ bá ń gba covenant lọ́wọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run lọ́wọ́ àwọn annabi lẹ́yìn èyí tí mo ti fún yín nínú òdodo yìí o tí òjíṣẹ́ tí mo ń sọ fún yín pé yóò wá ohun tó bá ilé dé tó bá kí lẹ́ṣe látòkùnmínú nàbìhì ẹ gbọ́dọ̀ ni o bó bá ilé dé lásìkò tẹ́ iná wà láyé o tó bẹ́ ẹ sọ̀bmìtì fún ni o wà látẹ̀yìnsọ̀rọ̀nàhù ẹ sì gbọ́dọ̀ kún lọ́wọ́ ibùdó kọlu akọrọrìnà anibẹ̀ ni àgbà fashahadu anna ma'akum mina shahidin ẹ jẹ́rìí ohun àwọn náà wà ní inú àtún jẹ́rìí ibn kathir wọ́n sọ ní tafsiri wọ́n wípé kọ́lá ibn abbasin ibn abbasin sọ wípé ma ba'atha allahu nabiyyan ọlọ́run ran nabi kan illa akhadha alayhi al-ahda bá gbà mithaq ọlọ́run la'in bu'itha wa huwa hajjun tannabi bá ti dé muhammad sallallahu alaihi wasallam wa huwa hajjun tí sin bẹ láyé o la yatba'annahu ọgbùdọ̀ tẹ́lé ní o wa akhadha alayhi an ya'khudha ala ummatihi ọlọ́run wá tún mú ànábí yóò tún wá fáwọn al'ummati ẹ̀ náà ipi ẹ̀mí nìkankọ̀ ẹ̀yìn èyàn mi bá nàbí ìbálẹ̀ dé láyé gbogbo wa tèmi àti àdìsàbífà nàbí ohun adi sahaba nasirun a ma tẹ̀lé ànábì ni o kò sí tafẹ́ sí sí o tó la in bu'itha muhammadun wa hum ahya la yatba'unnahu wa yansurunnahu tí mi ànábì na bá wà lọ́tán ẹ̀yin wọ́n sẹ̀sẹ̀ kù láyé bá nàbí ìbá ilé dé ẹgbùdọ̀ sallallahu alaihi wasallam wọ́n wà já àmìsìdákù dhalik èyí tí tún fi ń sọ ilé lódòdó ó wà fi kíso ti najashi níbi kíso najashi najashi ọba ethiopia ni ọba bó ní ethiopia kírísítíẹ̀nì ni tún kẹ́kọ̀ọ́ díẹ̀ níbi ìtẹ̀ yìí ló kódà kó jẹ́ ní tí ń sin Ṣàngó wallahi tó bá jẹ́ olódòdó èèyàn tó sì fẹ́ràn òdòdó òdodo sì ní Ọlọ́run jẹ́ kó clear àmọ́ wọn alágídí ẹ̀dá àwọn ọ̀pọ̀ jù láyé tàwà yìí Najashi Ànábì ń sọ fáwọn sàhábà nígbàtí ya ipò Mákà ẹ máa lọ sí Ethiopia fa inna fihi malikan ìdí ní pọ́bà kan bẹ̀m̀bẹ̀ la yuzlamu ahadun indahu wọ́n kì ń gbà kan àbúsí kí ní àlémi ò lè gbá ní ah, ilé ìgbá sí kò bá máa jìdẹ̀ mímú àbúsí ní sẹ́yìn kò wọ́k anábi ní nàjáṣì kí n gbá bùsí ò kò sí pé no àbúsí ní ilé sọpọ́tẹ̀ nígbà tí àwọn mùsùlùmí wá débẹ̀ àwọn kèfèrí wá bá ọba wọn kó ẹrù wá wọn kó wá gbogbo àwọn ẹmẹ̀wá ọba wọn fún gbogbo wọn owó lánlánlánlánlá wọn láwọn fẹ́ bọ́ ẹ̀bù wọn bọ̀ bọ́ ẹ̀bù náà ni àkọ́kọ́ fowó dí wọn lẹ́nu náà wọ́n kó owó bá múnà fọ́bá wọ́n kó oríṣìíríṣìí àwọn nǹkan ilé ìgbàwó wọ́n bá ní ìwọ́ bá tọ̀ ìtàwàbọ̀ fún àwọn òpónú kan wá ní o wọn ò sẹ̀sìn wá mọ́ wọn ò tó kó sínú ẹ̀sìn ti ẹ̀nà wọ́n bá dé ìgbàwó kíní ẹ̀rìn nìkan so a fẹ́ kó dán padà fún wa lójú ẹsẹ̀ báyìí ká mọ́ fún ọlọ́lé báyìí ọ̀ àbòsí lè yìn sí ẹ̀ pé gbà tàti kó wà àwọn tó gbà àti fowó dí lẹ́nu kò sí tí ó sì mọ́ ó ní àárá ò láyé kò possible àwọn èèyàn sáábá mi ipé ara ní àwọn wọ́n á sáwásá bẹ́ẹ̀ mi káàmà gbé àbẹ̀ mi ìrọ̀ kí náà ṣe gẹ́gẹ́ kí náà ṣe ẹ́yìn ní tẹ́ṣe ní pé ẹkùn wọn káwà sọ̀tún wọn wájú wọ́n bá dé ìjọ kìí àbíjọ́ tí mọ́rí ìdú pé wọ́n bá dé ọba bá ní tọ́ wọ́n bá kọ́kọ́ wọlé wọ́n ò tẹ̀ níwájú ọba àyókùn fòrún ń ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe máa jọ àwọn tó bẹ́ẹ̀ àwọn kìí sí ní pé sọ ti kọ́kọ́ rí ní ta kọ́kọ́ ń so kọ́kọ́ rí báyìí o kọ́ àwọn ohun lẹ́kọ́ ṣẹ́rí pé ó ní ète kan táwọn ọ̀tá máa ń lò ó ní pé ó ní nǹkan tí wọ́n claim káwọn báyàn fáwọ́ mo wà lẹ́rìí fún tán báyàn fáyàn wọ́n wà mọ́ wáwọn external things pé ṣe ẹtí kí tàǹsọ ìtàǹsọ kọ́hun rárá ìtàǹsọ kọ́hun à ṣe bí tẹ́ ń sọ ní pé wọ́n fi ṣe wọn àkúnlẹ̀ wà ní tẹ́ sọ nígbàtẹ́ kọ́kọ́ sọ́rọ̀ ṣe bí tẹ́sọ́ nípa ti yọ ọmọkọ́mọ wọ́n bú àwọn bàbá yín wọ́n bú àwọn òsá yín yíò láàrin ọba yíò wà carried away pẹ̀lú àwọn cheap side point ara masala tẹ́ mú wá ní wọn kọ́lẹ̀ lè sẹ́sẹ̀ jẹ́ olé ní ìní kìí sí tẹ́ torí ẹ̀wà lọ ọba sì bèèrè wọn kí ló ẹgbọ́ kí ló tẹ̀ kí ní bá yóò kù sí kíní wọ́n ní ànábì wa kọ̀ fún wa láti máa ṣe wù nǹkan bá ń fẹ́ lómi lẹ́yìn Allah subhanahu wa ta'ala ó clear kìí sí eléyìí tún kọ́ alẹ́kọ̀ọ́ kan lára kò sí compromise níbẹ̀ ó sọ bó ṣe rí ni lọ́nà tí ó gbà ìyàwó èèyàn a ń tọ̀ ọya pọ́ìntì àmú àrangangan ọba ní ẹgbọ́n kí ló ṣẹlẹ̀ ọba tẹnubọ̀rù Ja'far ló sọ̀rọ̀ Ja'far bin Abi Talib radiyallahu anhu bó ṣe tẹnubọ̀rù ní àwọn akọ́ ajẹ́nìkan tẹ́sẹ pé a mọ́ ń ṣẹbọ tẹ́lẹ̀ a mọ́ ń ṣe zìná a mọ́ ń para wa a mọ́ ń sàbùsí ọlọ́run wá jẹ́ kọkùnrin kan jáde lára wa eh, ni ó wá gbéṣẹ́ o wọn ó mú iṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba ó ní ká mọ̀ sí ọlọ́run nìkan ká mọ̀ sí ẹbọ ó wá ka gbogbo ìkalẹ̀ hmm? ọwọ́ bá dorúkodò sífà tó ti ní lára pọ́bà yìí ń gbàgbò sí láyè sífà yẹn ti gbé tó yá kí bí ọba alábò sí ni sífà ó jẹ kò tí ẹ̀ ní débẹ̀ wọn bọ́kọ́ kówó dé kí lẹ́fẹ́ kí lẹ́fẹ́ ẹmọ kó lọ lójú ẹsẹ̀ kò tí ẹ̀ ní ogun kankan òdúdó la mẹ́rí sọ́rọ̀ wọ́lá òdúdó pọ́nbílé náà sọ ó ní ó dá ó ní ó ti tán tákí ń tẹ́wà lórí ẹ̀ní ẹmọ̀ sí tó wù inú ìlú mi ẹ̀ ní problem Amr bin al-As ẹni tó wà iná tó lìdọ̀ wáyé onígbàdà di musulmi o àmọ́ kéfèrí nígbà yẹn lẹ́bọ́ ni ah so bó ta fáìn yóò wọ́k gbogbo káfọ́ ó dí àwọn ẹnu kò wọ́k kì í ṣe gbèrè ní ti mọ́ wọ́k bó ṣe tún sọ ọba nìpẹ́ ọba ẹjọ́ ẹjẹ́ kan tún wáńjọ́ mi kátùkù wáńjọ́ mi ó ní kìníkà tí fi kan tún wá ó ní ọba ṣe mọ̀ páwọn ní wọ́n ń sọ ọ̀rọ̀ kan tí ó dá nípa náàbì Ìsá nípa Jésù ó fẹ́fẹ́ yóò mú ọba ọba ni ẹ̀ ẹgbọ́ kílẹ̀ ń sọ nípa Jésù Jafar tó sọ̀rọ̀ kódà kò dá máa rẹ̀ ó kàkà Suratu Maryam súrọ̀ tó gbé ó chapter of Mary bó ṣe rí ní kaf yìí bó ha ya ayin sọ́t ذكر رحمة ربك عبده زكريا ibẹ̀ wọ́n sọ̀rọ̀ zakariya wọ́n sọ̀rọ̀ yahya wọ́n sọ̀rọ̀ isa wọ́n sọ̀rọ̀ ìyá rẹ̀ mary bó ṣe lóyún rẹ̀ bí jésù ṣe ń sọ̀rọ̀ nígbà tó wà lọ́mọ ọjọ́ tásẹ̀sẹ̀ bí ká tó kakiri délẹ̀ ọba ẹ̀ ti dóríkodò yí ti ń sun ẹkún yẹ́bìkì buka'an sadida wọ́n mú kí ní kàkíkí lẹ̀ oníṣẹ́ ọ̀tàrin ní ìsọ̀kù kọjá òdodo gẹ́gẹ́ bí kí ní ó ní ẹmọ ṣẹ̀sìn lọ nílùú mi ó wà náà àríwá yàtí mẹ́gbọ́n sọ́mẹ́ pé ah mo sì ànábì tọ́lọ̀rẹ́ sí yíò wà ashhadu annahu rasulullah kó tó wá fi rílẹ̀ pé ah irú tí òjíṣẹ́ yìí sọ the same thing tí Moses náà sọ náà ni ẹ̀nà the same thing náà ni náà ojúbá tí àwọn ẹlẹ́bọ fàbúhìtà eh, lẹ́dí kàfàrí ẹmọ tó fún wá sí ni wá ní ìwà mú àtẹ̀kẹ́jọ wá gbogbo tẹ́ kó wá fún mi tẹ́ ní gift ní fún mi yìí ẹ kó gbogbo ẹ lọ́yìn fẹ́ kankan náà ó wá tún mẹ́nu ẹ tún wá sọ kíníkan o ó ní ìgbà tí mo jẹ ọba ń bíbí ìyìn sàbòsígbà ọba yìí ìyìn sàbòsígbà ìyìn sì ní sàbòsí fún anybody ẹ̀yìn tí ẹmọ̀sìn tó wù ìlọ ẹ wo kíyàn ní àmì kíyàn mọ́ jalábòsí lára ẹ bọ́nà bí sànú ọba yìí nígbà tó kú ànábì kí sọ láti lọ̀gọ́ ìbùsí láti Mẹdínà ó kú mùsùlùmí ni ẹgbùn sí ọ̀rá yọ́ra rẹ̀ tí ọ̀rá wọnú wọn bá tẹ̀ lọ́nú àlìjẹ́nà jẹba àwọn ìwà kan wà wàláhì tọ́lọ̀ bá jọ wà lára yẹn ìwà tí ma ń jẹ́ kí yẹn kó dodo nínú ẹni kí yẹn mọ́ jù bá búṣẹ́ lẹ́fọ́ dodo kí yẹn mọ́ jẹ́ ni tí ma ń já dálà òdodo òdodo ní kí látún ń fà kí má já sọ̀bí ti fi bẹ̀sẹ̀ mìíràn wà àtọ̀ọ̀lẹ̀ Ibn Abbas Muhammad Lamin Shinkidi wọ́n sọ pé ó tún wá nínú kíso eh, Najashi tàwọn summarize kékeré tàbáníká tún fẹ̀ lójú àtún fagun jù báhùn lọ min Jafar annahu sallallahu alaihi wasallam látọ̀dọ̀ Jafar kó sọ pé ashhadu annahu rasulallah Najashi sọ́njọ́ lọ́nà kí mo jẹ́rìí pé ni tẹ́ ń sọ yóò jísí Ọlọ́run ni àwọn kèfèrí wá wọ́n wá pẹ̀lú ọlá pẹ̀lú owó pẹ̀lú ọba yí pé sọ sí jú wọn pé ẹni rí ni mo tún wá jẹ́rìí pé ẹni tó jẹ́ ọ̀gá wọn o òjíṣẹ́ ọlọ́run ọba ni o ẹ́ o ni wa annahu alladhi najidu fil injil kódà pẹ̀lú tẹ́sọ nípa òjíṣẹ́ yìí exactly tọ́lọ́run sọ nípa rẹ̀ nínú injil inú lọ́lọ́ fi sọ pé wa innahum ya'rifunahu kama ya'rifuna abna'ahum wọ́n dá nábì mọ̀ gẹ́gẹ́ bọ́ sí dáwọn ọmọ ọmọ so ni pé wa annahu alladhi bashshara bihi Isa ibn Maryam kódà Jésù wọ́n sọ pé the same thing táàkà nínú ìwé wa pé Jésù náà sọ pé ni yóò wà náà nìyí wa ma qalahu aidan wallahu laula ma ana fihi min al-mulk la ataitu hatta akuna ana ahmilu ẹ ma gbọ́ wa níta ah, tí bá ń ṣe pé ibi tí mo wà gẹ́gẹ́ bí ọba nǹkan lè kó mi bí ni a sàdárí ìlú ó ní ìbá tẹ̀lé yín lọ sí mọ́kànlẹ̀ òní o kí ní ṣe ahmilu na aléyìí ìpọ̀ kọbátà nábi ìdání tèmi ni iṣẹ́ tí mi ma ṣe nù ẹwọ bọ́lọ̀ ṣe sọ ètí àwọn kèfèrí bọ́lọ̀ ṣe turn against wọn wọ́n fẹ́ kó hate Muhammad ó padà pàá kódà tí ìbá ṣe pé yìí lè rí lukó mi ní ìbá tẹ̀lé ń kí lọ kóbátà

anẹ́bà muhammad sallallahu alaihi wasallam ike mú wọn gẹ́gẹ́ bẹ̀rẹ̀ tàbá wúrú bíbélì ha rí pé àwọn àṣẹ́kùbọ̀ ti kìíní tó ń kí wọ́n ti yìn lọ́rùn yìn lọ́rùn yìn lọ́rùn ó sì kù nínú bíbélì nínú ẹ̀ làwọn èyí tó wà nínú book of isaiah tó bá wù dáadáa àwọn tẹ̀bṣírù tó ní agbára ń bẹ̀ẹ̀bẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní Deuteronomy àti kàdíẹ̀ fún wọn bí yẹn a gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn verses kọ̀kan nínú New Testament tó ń tọ́ka lórí pé alẹ́ ni yìí ṣe ń kọ́ o tẹ̀bṣírù bẹ ìfúnni ní orí ìdùnnú pé ẹni yìí ń bọ̀ wáṣẹ́ ìbẹ̀m̀bẹ̀ nínú rẹ̀ gẹ́gẹ́ kanka ọ̀rọ̀ kan fọ́ mú ní kó nóòtò John chapter 14 verse 15 to 16 gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni 26 to 27 gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni chapter 16 verse 5 to 8 gẹ́bẹ̀ ni 12 to 14 then 16 àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wọ́n sọ ń bẹ̀ nípa wípé kọmfọ́tà kan bọ̀ wá bí kọmfọ́tà kan wà ìwùlẹ̀fẹ́ nítorí tẹ́mẹ̀ ìwùlẹ̀fẹ́ ma kàrán fẹ́ mo ti fọ́ ní àwọn ibi tó wà lọ́ka kí wọ́n ni kọmfọ́tà yẹn yí tó ṣẹlẹ̀ ní pé kí wọ́n kọ̀dà àwọn Bible man tó sí Holy Spirit àmì ò tó sí Spirit of Truth ṣe yí báyìí àbí tọ́ in tó wà ń bẹ nípa ọkọ́ ni pé àwọn àwòsọ́ọ̀fù tán fi ń ròyìn kíní kìí ṣe spirit àwòsọ́ọ̀fù èèyàn tí ó wà báwọn èèyàn báyìí oye báyìí fa tọ́ nínú èyí tó ọ̀rọ̀ káàbẹ̀ tó wá tú spirit of truth ọ̀rọ̀ in reality as Greek ni because yẹn pa sọ pé kò sí asúwèdè Jésù kò sí Bible rẹ̀ asúwèdè tí Jésù gangan sọ asúwèdè wọ́la nígbà Muhammad sọ kùránì sẹ́kù bẹ̀rẹ̀ àbí òsẹ́kù lárúbíyà súnà sẹ́kù àbí òsẹ́kù but asúwèdè tí jésù fi jíṣẹ́ aramaic kò sí ìmọ̀ kó jẹ aramaic or syrian èdè syrian ayé gbàun kò sí original the latest the oldest manuscript ti bible kò sínú language yẹn language greek ló wà now nínú greek yìí ń kọ́ nínú greek yìí o the, the aslu ọ̀rọ̀ táwọn tú sí holy spirit tí jésù ni ó wà lẹ́yìn pé ẹlù ìkan tún bọ̀ wà lẹ́yìn mi o ẹ̀pá ní ó wà nìkan pé ismuhu ahmad nínú aslu language wọ́n pè ní parkolita that is greek in tó wà nínú aslu ni wọ́n sì lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ wọ́n náà padà tú holy spirit whereas in reality ìtumọ̀ aslu language ẹni èèyàn tí àwọn èèyàn mọ̀ yìí gan lè tí túnmà sí Ahmad ẹ̀wọ̀n tó wá fọ́nì ní ó ní gospel kàtà ń pè ní gospel of Barnabas ó lè rínú àwọn ìwé táwọn Christian mú dán lẹ́nì there is another gospel wallahi wọ́n state síbẹ̀ pé Muhammad wọ́n kọ́ lódìdí báyìí síbẹ̀ ní Muhammad gospel of Barnabas different gospel sí sí pò tí ò tún sínú àwọn ìwé wọ̀nyí o lọ́fi gba àwọn akídá eh, Catholic the number of books tó wà ní tiwọn ó yàtọ̀ síta àwọn Protestant o àwọn Protestant àwọn náà fẹ́ pọ̀ jù láwọn ìrútà wà yìí the number of books tó tún àlọ́dọ̀ tí wọ́n tó kéré ó tún short ó tún pọ̀ ju number tó àlọ́dọ̀ àwọn Catholic lọ different sections and different things kò wá sí èyí tó wà lè fọwọ́sọ̀rọ̀ àpọ̀ ìgbọ̀n lòun wà lórí òdòdó oníkàlùkù kan sí wa innahum la fi shakkin minhum shakku i doubt tán wọ́n láwọn náà live lórí ayé jù tán sùn tán jí lórí doubt tán padà wá ń tẹ́ láti convince ara lórí doubt yẹn wọ́n láwọn Christians they are living on doubt ọ̀nà ìwó lòdòdó unlike the Muslims an average Muslim ó mọ̀ pòrí lòdòdó ló ń wà yes ó láwọn àṣẹ tó ń ṣe ó láwọn nǹkan tí ń ṣe tí ò dáwó táàmà ṣe wá sífúra lójoojúmọ́ táàmà gbà lọ́wọ́ rẹ̀ wọ́wọ́ but a ó mọ̀ pé ilẹ̀ ìsìn Islam tàà ń ṣe yí òun náà lọ́nà but an average Christian wọ́n need àwọn long-winded speech láti fi convince mind ara wọn kó dòdó làwọn ṣe àwọn náà gbé kí ní yóò lọ 1 plus 1 plus 1 ṣe wá jẹ́ 1 wọ́n àyàn kan náà ni o nínú wọ́n kan látún gé ó dà bóyá wọ́n kan tó dúró báyìí wọ́n wá gé lórí wọ́n tún gé ní wọ́n wá lè yìn wọ́n iná ló tún wá sáyé tún ké lórí àgbélébù wọ́n náà ni wọ́n ló tún kú ó tún kú fẹ́ sí àwọn èèyàn wọ́n ẹ̀ náà sì ni ó ẹnu wọ́n ni part of one in part of one èwo tún part of one kò séyàn tí ó mọ̀pá sí wọ́n bẹ́lẹ̀ ní kíní yìí kò dẹ̀ sí nǹkankan bẹ́ so a dẹ̀ tún refer again ayonisi àti mọ̀ ka àwọn references yìí ó ní pé um, nínú book of Isaiah gbọ́tọ̀ bá jẹ́ Christian lọ tẹ́ láti lọ kàá tó bá ti wá ka book not everything kó wá jot àwọn point ẹ̀kalẹ̀ ó rí páwọn prophecies kọ̀ká wà ń bẹ̀ wá try láti lọ ka díẹ̀ nípa nígbà Muhammad sallallahu alaihi wasallam book of siro wà tàbí ti translate sí English Muhammad sallallahu alaihi wasallam try láti ka bóò ni anẹ́bì ṣe bẹ̀rẹ̀ sí ní máa jíṣẹ́ fáwọn èèyàn ó rí páwọn bìkan àti wọ́n dákọ̀ ní book of Isaiah wọ́n dákọ̀ Piran tó bá lọ wo àwọn tẹ̀fsìrì Bible wọ́n ní pé pẹ́rà yẹn Mẹ́kà lórí fásí wọ́n dákọ pé yíwà látọ̀dọ̀ àwọn kẹ́dàrì kẹ́dàrì yẹn ó wà ní Bible pé Ismail ni ó wà ní Deuteronomy pé nínú àwọn brothers àwọn Israelites ni ó jẹ́ the brothers of Israelites are the Arabs gbogbo lè wà ní Bible àwọn ìròyìn tó ṣe pé kò sẹ́ni bọ́dì tẹ́ bá rí báyìí tẹ́ bá ti rán nàbì nìkan gbáà èyí tán sọ bí ìhun lójú yìí àmáwọn èèyàn wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ gba òdodo so inshallah a tún dúbẹ̀ inshallah èyí tó kù táwà mọ́ o pé ẹn sọ tẹ́lẹ̀ pé story of the cross ipa wọn kan ẹ̀má gbélé bù kíní àyìnà àní ẹ̀rọ ni irọ́ lásán pọ́nbélé tí ò sí kankan bẹ̀ irọ́ funfun bá láwùn wọn àkà jésù kankan má gbélé bù ọlọ́run sọ fáànù Qur'an wà má tẹ̀fsírí ayà ìwọ́lò fúnra rẹ̀ a wà wú àwọn nǹkan tí ó tọ́ka fún wa nínú báìbù gan fúnra rẹ̀ pé ah, a níwọ̀n pa níwọ̀n kánṣẹ̀ báìbù gan tọ́ka lé lórí fúnra rẹ̀ so an Allah subhanahu wa ta'ala kò fúwa mọ́nà èyí tí wà jẹ́ gbẹ̀yìn lẹ́ni pé òun là ń sàlàyé fúnra rẹ̀ nípa àwọn nǹkan tó wà nínú bíbélì àti gbogbo bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ báyìí ìwọ mùsùlùmí ìwọ tó wá lódòdó lọ́wọ́ kí ló wá ń wá lọ sí chọ́ọ̀chì kí ni mùsùlùmí ń wá lọ sí chọ́ọ̀chì kí ló fẹ́ lọ sí mẹ́ ìgbàlọ̀fẹ́ ìgbàlọ̀fẹ́ olórí ó ń sanwó ra omi tó ń rẹ̀ ó mẹ́tẹ́ tó mẹ́ra golis gẹ̀fẹ̀ ìlú ń tàn gbogbo ìlú ra omi àdúwà ṣùgbọ́n nígbàlọ̀fẹ́ ni lódó tó ń sanwó ìgbàlọ̀fẹ́ kí ló tó ń sàn dámẹ́wàá ìdámẹ́wàá káàtì ta ní lọ tàntàrawa àwọn tán jẹ́ kírísẹ̀nì bó sí ọ̀fẹ́ wọ́n sàndá mẹ́wọ̀ oṣooṣù àbí ìgbà olóògbà ìgbàlà ọ̀fẹ́ ẹni tí ó sì gbàlà ọ̀fẹ́ fún yín òun gẹ́nì láti sì gbàlà fúnra rẹ̀ alóhùn kò rí rẹ̀ gbàlà alẹ́lò ní ò lójú méjì ìsì ìjọba àwọn lójú méjì láyé jọ́sìn ta mọ́gbọ́ ní lójú kan jọba àwọn afọ́jú bóòrùsù padà dípò yá ilé èèyàn tí ò lójú kankan tẹ̀wà ń jọba àwọn lójú méjì yìí tí ma ń ṣẹlẹ̀ ní ẹ̀tàkìdá yẹn bá ti yọ́ kí wá ló wá ń wá lọ kí ló ń wá lọ kí ló ń ṣe ń bẹ̀ ìjọ́ wo ló ti jí rí ní táìmù tí Allah mọ́ sọ̀kalẹ̀ sí sánmà ayé tí ó ní ahalmin mustaghfirin fa'aghfiru lahu ta ní fẹ́ nǹkan tí ọlọ́wọ̀ ma sọ ní dákẹ̀ taoru ìjọ́ wo ló jí ní bí mọ̀ bí ọlọ́run wà náà sùn ní yàm nígbàtàwọn èèyàn sùn ó ṣe yíò èyí tó wà nínú islam ti wá ní òun wá ìgbàlà ọ̀fẹ́ kàkàkàkiri níjọ́ tuesday tuesday àbí níjọ́ thursday thursday ẹwà ń lọ káàkiri àwọn amáyàtọ̀ mọ́ láàrin mùsùlùmí àtẹni tí èkí ń ṣe mùsùlùmí nítorí kíni èmi wọ́n ní sẹ̀mú 5 kg náà pín fún yín ẹwà ọ̀rọ̀lọ ẹwà pọ̀ ń bẹ̀ bá ẹwà ń pàdé ń bẹ̀ kò sí tìjú àtijú èyàn mọ́ àpadà tún tijú ọlọ́ọ̀bá náà mọ́ dégbọ́ padà tún wọ́n announce láwọn ayé bòmí nínú àwọn church mi ẹjá kọ́kọ́ dáwọn mùsùlùmí lóhùn náà ẹjá kọ́kọ́ ti pọ̀jù ẹjá dáwọn mùsùlùmí lóhùn náà àwọn náà pa ẹ̀yìn náà wábí ẹdẹ́kùn sáwọn tí ẹfẹ́ jẹ́ kan gba ẹ̀sẹ̀ islamu ni ẹ ń bá wọn sọdún ẹbọ ẹ ń bá wọn sọdún òsà tán ṣe ẹ ẹwà ń sọ pé sáwọn ní èkí kí àwọn náà kú ọdún ni òdodo làwọn ń ṣe àà òdodo làwọn ń ṣe ó sì mọ̀ fi yíò wé ẹn gbàtí pé àwọn ọmọ kí àwọn náà ó yẹ káà náà kí wọn àà àbẹ́ mọ̀ gbọ́rọ̀ òdodo tó December 25 náà bí Jésù èyàn tó bá sí in tó bá fẹ́ lọ́wọ́ mi wá gbáà wípé òun náà kọ sínú Bible December 25 ṣe bá ń tẹ́ra ṣe bá ń pàkọ́ fúnra wa ní gbólówà ń bẹ̀ Christmas tàbí ṣe ní August tàbí ṣe ní July tó ń tẹ́ra rẹ̀ ìwọ mọ̀ná ṣe wọ́n kàtà ní láwọn recent times sí ò tí pẹ́jù ní o kàtàkàtà ẹ ó dá ẹkàdà àfi sí ta ló ní ká fi sí sọ́lọ̀un ló sọ́nù Kùránì kan àbí Ọlọ́run sọ́nù Bíbélì kan fi sí ní December 25 ìjọ́ òun náà bí Jésù wọ́n bí ní December 25 fíbóló ti rí in ti tí wọ́n bá wọn jà sínú àwọn ni ẹ̀yìn ṣẹ̀bẹ̀bọ̀n kí àwọn náà kú ọdún òdòdó tí wà òdòdó tí wà bá kíwà àwọ́dàn òdòdó ní in tó ẹka wọn gẹ́ẹ̀ṣẹ́ nù àwọ́sùnmọ́jọ́ yẹn pé in tó ẹka ẹ̀ṣẹ́ ní kìníkà kìníkà ìgbà so táwọn ètò pàwọn oníṣàngó náà bá ti kí ọkú ọdún wọ́n náà gbọdọ̀ kí àwọn ọ̀ṣàngó ẹjọ́ lọ bẹ́ ajá orí ajá sídí Ògún yáà gbogbo ọdún tó bá ti bá aláyé ọdún náà ni ẹ jẹ́ á ṣọ́ra fún gbogbo kìíní yìí o wallahi ẹ̀rù ń bà mí kẹ́lómi kan máa kú yóò mọ̀ bí òun sì máa ń kírun kò mọ̀ pé ò lè máa ṣe méjì pọ̀ ní òkú pọ́sígbò lè ṣe méjì pọ̀ ẹyọ̀ kan ló sì ìkanú àwọn òpònú yóò ní pé wọ́n jẹ́ muslim àbí wọ́n máa ṣe mẹ́ta mẹ́ta lọ́kan so at my ṣe three in one religion Islam Christian and èyí tẹ́ mọ́ ń pè traditional ọwọ́sà Ṣàngó ká máa ṣe kíní so that tó bá ti di ọjọ́ yẹn tọ́nà bá ní Islam mú fẹ́ ọkàmù lápò náà ni but no no no no Islam kọ́ lọ́nà Christian <clears throat> tí lọ́nà no in ti ẹgbà méjèèjì òsà mọ́gbà òsà náà tún ni <clears throat> ẹwọ báwọn yẹn ṣe fi láákàyà ara wọn takaiti

tán pariwo ní orúkọ jẹ́ kíníkà ẹjẹ́ kò sígbà ní àwọn onípòfẹ́ di musulmi wọ́n rẹ̀ zọ̀nì nọ́mà dìtọ́ bá pà musulmi bí ẹ̀sìn mújútó ẹ̀sìn yàn nọ́mà wallahi àwọn èèyàn wọnú ẹ̀sìn islam láyé willingly tẹ́nibọ́dì ò lé wọn fún aná wá pé ah mo fẹ́ di musulmi ah, kí ló dé ah beauty ẹ̀sìn yẹn bá ṣe ń ṣe ẹ wá imagine káwọn sàhábà náà mọ́nu church a'udhu billah kan a <laughs> ẹ̀ẹ́ a wọ́n ti tán bóòlẹ̀ sí fẹ́ ọgbọ́n nípa àwọn fẹ́ di mùsùlùmí mùsùlùmí láti fẹ́ di gbàtàjọ́ sí kẹta ẹwà wọn àfáà wèrè láti pọ̀ láyé lẹ́nì wọ́n pọ̀ gbámú lórí social media wọ́n pọ̀ lórí rédíò wọ́n pọ̀ lórí orí sí bẹ́ẹ̀ lọ wà sí kí tí wọ́n wà sí tí wọ́n ni pé àti la, àti kìrìsìtẹ́nì ẹ̀sìn kalajọ́sìn àrùdùbìlà àjọsìn ti kẹta àwọn dàmásílásí eh, ìbẹ́sìn kan lájọ́ ń sí àwọn dà mọ́sílásí làrù ah, àwọn dà oye báyìí àrí àwọn òsè máa tẹnu ma pẹ́sìn kan lájọ́ ń sí tí christian bá ń sọ ma pẹ́sìn kan lájọ́ ń sí ó fẹ́ gbà nǹkan lára rẹ̀ ni ó fẹ́ fà wà sọ́sì òun ò ní wá sí mọ́sílásí òun wà fà ọlọ sọ́sì ti kéif tó bá ti ń gbọ́ àwọn àfáà wèrè àwọn àfáà gbákòó tán sọ pé ìsìnkà lájọ́ ń sìn tètè kó bá tààrẹ kó mọ́ sálọ ní o wọ́n fẹ́ sọ dẹ̀lẹ́ bọ ni ìkẹ́ tó ń sọ ní wọn ó ní ìyàtọ̀ wà láàrin ẹ̀sìn àti ìjọsìn ó tó pè ó ní ẹ̀sìn ló máa ń yàtọ̀ ìjọsìn ló máa ń yàtọ̀ ẹ̀sìn kan náà ni ẹ bàbá ńlá tí ò sí láàká ìkẹ́kàn atharun minal ilmi wa dinin o minal ilmi wa dinin kò sí bẹ́ẹ̀ wípé ẹ̀sìn ti ẹlẹ́lẹ́ ìjọsìn ló kàn yí change irú àwọn tán sí òsàyẹn náà ìjọsìn wọn ló change but all of us are upon the same ẹ̀sìn a'udhu billahi minash shaitanir rajim so a ń pẹ àwọn tàjẹ́ mùsùlùmí káyé fi ẹ̀sìn wa takáìtì wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lára ní àwọn tí wọ́n bá jẹ́ christian ẹ̀rọ islam ẹ má wo àwọn tán wá sọ́ọ̀sì yíò má jẹ́ káwọn olè yìí kó bá ọ oronú sí tó ń ṣe ṣé mẹ́ta lọ̀kan tí mo ń ṣe yìí e ṣé mẹ́ta lọ̀kan lọ́lọ́run ni ẹyọ̀kan lọ́lọ́run o náà tó ti kà fún àwọn náà tó ti gbá àwọn verses kọ̀kan ní Bible wọ́n náà jòkó ti fún ààrẹ kó wó má jẹ́ káwọn eléyìí kó bá o má jẹ́ káwọn tó ti gbọ́ pé àwọn mùsùlùmí kan sọ pé kódà ẹmọ̀ ẹ̀ mọ́mí nǹkan kan lájọ́ ń ṣe rárá o ṣèwádìí ti ẹ o ṣèwádìí tí ẹ okó lè bá Islam lẹ̀sìn òdodo fún ààrẹ lórí ó sì sí fún ààrẹ an bí Allah subhanahu wa ta'ala kó fi òdodo kó fi hàn wá lódodo kó wá jẹ́ kó rọrùn fún wa láti tẹ̀lé òdodo yẹn àwọn bí Allah kó fi aburú kó fi hàn aláburú kó jẹ́ kó rọrùn fún wa láti jìnà sí aburú yẹn hádà wa sallallahu wasallam ala muhammadin wa ala alihi wa ashabihi wasallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi